ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إن تفيدون فيه وما يعذب ربك من مثقال في الأرض ولا في السماء ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين ألا إن وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبذل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله مولانا العظيم Allahu akbar. Wọ́n ni káàkiri máa wúzọ̀ jẹ́ ìjọ máa bá àmọ́rá lè wà lè mọ́ lè wà nígbà àmọ́ wà bí i àti àyá bí wọ́n ẹni bá ẹ̀ṣẹ́ ìlà òjòdá kó lálìbàlì àdìwọ̀n láti àbúnà Àbúrásàlámù pàtẹ́lẹ̀ àbúrásàlùbálùbá, ṣe ó jìdá náà tàyè máa náà wà pẹ̀lú ìmọ̀lá

الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله يعزمني الرحمن يفهمني الرحيم والقرآن الحكيم إنك لنا المرسلين على صراحة المرسلين آمين من أجل ìkẹ́ ọlọ́run ọ̀lọ̀ ọlọ́run kọ́ ọba ọba jùlọ tọ́wọ́ bá àwọn ẹni ọlọ́run àwọn tó àwọn ni wọ́n pè wá. àtàwọn ẹni ọlọ́run tí wọ́n tọ́ wá. àtàwọn tí wọ́n wá. gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n jíṣẹ́ Aforúkọ ọlọ́run ọba kí gbogbo wọn. Tòháyí ìjára àlàáyé tí kò lè sà àti وفي كل أحوال وفي كل لحظة وفي كل àmà kí Ìlọrin láti jọ tí tí jẹ́ bẹ́ẹ̀ àwọn tí wọ́n gbé òkú ẹ̀sìn Islam dúró nílò Ìlọrin bàbá alìmì àti wọn àwọn láti ṣe tààfífò dáúlà ìsìlámíyà ilẹ̀ ilmi wọlé irfan akíwọn lọ́tún akíwọn lọ́sí akíwọn wájú akíwọn lẹ́yìn àti ogun àwọn balógun àdínì mẹ́rin tí wọ́n mú Ìlọrin bí orí pẹ̀lú tààfí ṣùgbọ́lẹ̀ ìsìlámíyà bàbá rí lọ́dọ̀ wa tọ́wọ́pẹ́ gbígbọ́ nìkan ni kò ní ilé wa tó wọ́n tẹ́ tààfí ṣùgbọ́lẹ̀ ẹnijọ́ náà توفيق الكتاب والسنة على ضوء الكتاب وسنة رسول الله lórí tọ́lọ̀run ní àti ìta nábi fẹ́ wọ́n gbẹ́sẹ̀ rí àkalẹ̀ al-mu'amala al-usariya báwọn láti ṣètò ẹbí wal-mu'amala al-istimaiya báwọn láti ṣètò ìlú alábọ̀ ilkítà àbúwà súnnà lórí ìdájọ́ tọ́lọ́wọ́ dé ta nábì ní wọ́n gbé tààlímul Kùránì kalẹ̀ ọwá di maksaban wà matijaran fún wa lè ní àwọn fi ṣe ìbádà jọna ni kásásílọ́un kákéwú àti wáàsí àti tafsiru ṣùgbọ́n lónìí ó ti dọ̀bẹ̀ tó dóúnjẹ ìjà Bíkúnlé lásọ̀ tí wá tó ìwòlẹ̀ yóò bá tún wá gbà lára wọn. Bíkúnlé àwẹ́ àlè gbogbo nǹkan sí lọ́wọ́. A rí Habibu láì nínú wọn, a rí Mahabubu láì nínú wọn. Ẹni tí ń jẹ́ Habibu láà gbẹ́nú àwọn bàbá wa àti àwọn ṣùyúkọ wa. Àwọn tí ń sì jẹ́ Mahabubu ń bẹnu wọn Habibullahi wòlí ni Mahbubullah wòlí náà ni ọwọ́ yàtọ̀tọ̀ síra wọn gbogbo wọn ni wọ́n fara gbàdánwò gbogbo wọn ni wọ́n sì rí àmì wò ṣùgbọ́n àwọn kan bẹ nínú lẹ́yìn èyí tọ́lọ̀njẹ́ alẹ́ ìjọ wọn tọ́lọ̀njẹ́ àjọ wọn albarka wọ́n sì náà ọba pẹ̀lú mímọ̀ wọ́n fi yà kéwú wọ́n tún fi yà ló kéwú àwọn èèyàn ọ̀tọ̀ àwọn tó wáyé pé wọ́n ò kéwú àmọ́ wọ́n fi ara sí lọ́run wọ́n wá ìfẹ́ ọlọ́run wọ́n rádánwò látara àìkéwú àmọ́ wọ́n gbọ́wà ẹlùmí bá àfà méje sí ilẹ̀ ìgbàtẹ́mí ẹgùn aríngbàtà àfà jẹ́gọ́lọ̀ ń bẹ àwọn làámà kó bàtà wọn mú kí a mọ̀ tún bá àfà kò kí bèèrè sí mú ẹ mọ̀ tún bá àfà wa àtàrù ní sí mú ẹ mọ̀ tún wá lọ jánásì fún àfà fákùtì wọ́n ma wá ká bẹ́ẹ̀ wọ́n ti tara bẹ̀dì وفي كل أهوان وفي كل ساعة ṣùgbọ́n wìláyà mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà mọ̀ fẹ́ júwe kí èmi àti rẹ̀ káwọ́ bí tábà gbà wọlé ń bẹ̀ kọmọ jẹ pé dánmà àlàmí láàmà jẹ kiri ọmọ àfáà ni mí ọmọ àlọ́rin ni mí kọ́dá àfáà mi méje ni àfáà mi mọ́kànlá ni mo kéwà dàbí àmọ́túnké marikàzí àmọ́túnké súnmùrà Mgbà wá kí gbogbo ẹ̀, lori lórí mú ń bẹ̀, ń bẹ̀. Torí bàbá wa Abdulwahab, Sheikh Al-Imam, Ìtakúrè, gbangba wọn yìí, àfáà gidigidi ni wọ́n. Ọlọ́ ni a pàdé ní Samsudin, lọ́dọ̀ Pẹ̀lú sí Hassan tí wọ́n yìí, mo rò pé nǹkan bí 69 àbí fẹ́tò 68 sókún náà la parí mẹ́ kó tó wá di pé alọ́sùmọ́ríkàn àgbàlagbà dáadáa ni wọ́n jẹ́ náà tí wọ́n pè wálàd níwájì dàgbà tó náà wọ́n máa sáré kiri pẹ̀lú gbọ́dọ̀ àwọn abdulkarim pẹ̀lú àwọn bàbá délé ìmáàmù Ibrahim ẹlẹ́ran gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó ti lọ kí á mọ̀ fọ́lọ̀ máa kí wọn àwọn tó kú nílé ọlọ́mọdé àwọn láàmú tó níjọ́yẹn lọ́hùn àmọ̀ pé bí ó ti ríre àti ẹ̀rọ̀pá dí òyí kọ́ wá jẹ́ pé bàbá Abdulwahab bàbá àwọn ìyàwó àtọkọ ìyàwó lọ́wọ́ di àfá àgbà ìmámù àgbà àwọn àwọn alákọ̀ọ́kọ́ pípé wà yìí rìbáyà wà hàní sí kúrò lọ́sọ̀ tí wàtíkùnrin àwọn ẹ̀rẹ́ wàtíkùnrin ìfàátì bàmbá mílòkè mílọ́lẹ̀ báwọn wá kí àwọn bàbá ìtàbà kí wọn dáadáa a lè bọ́ lárúbáwá kí wọn a lè kí wọn lè bórin kí wọn àmọ́tàbà wọn iṣẹ́ wọn ní Pọ̀lá ìfẹ́ wọn ni ká ti kọ́ tàbá àbọ́gbọ́ lárúbá tàà lè kọ́ níbi tàbá wa tí ṣe, táà ti lè kọ́ mi tàbá wa ẹ̀kan ohun. Tẹ́rí tàbá wa sàáìdì, ọlọ́wọ́ sọ ilẹ̀ sáré tẹ́ ń pà nẹ́bìnì lára wa. Àmọ́ bá bá rìn ibi àjọ́ ń gọ́lọ̀ tí a rìn. Tàà sí hùwà bí àbá wa kòkó kò bèèrè tí ń hùwà. Àbá wa sàlẹ̀kòtò sí ṣe ráìdù bá àwọn bàbá wa ti ṣe. Bàbá lè mọ̀ sí tí àbá wa láti. Bàbá lè fi bàbá wa bí ṣùgbẹ̀ Jésù tààlẹ̀ ṣe bí bàbá wa Kamalul Adabi tó ṣojú wa láìpẹ́ yìí tààlẹ̀ ṣe bí bàbá sẹ́kà Ádámà nípa kama haramu ní haramu kama halali ní halali bàbá lè ṣe bẹ́ẹ̀ àánú ọlọ́run tó ń bẹ lérí àwọn náà kò ní sálérí wa kúrò lè àwẹ́ أهلي وفي كل ذاتي Ọdọ̀rùn kádìdì náà ró bí ti wọn, tọ́wọ́dọ̀ sọ́rọ́ kàgbàlẹ̀ kí ó lọ bí ti wọn, tọ́wọ́dún dalẹ́ pàlọ́wọ́ àti bí ti wọn. Bàbá dé àárín ẹbí, kásẹ̀bí bí wọ́n ti ṣẹbí, tí bàbá kàmẹ́lẹ̀ àdàbí fi lọ ayímahùn àgbọ́gbọ́n wọ́n dàlú tí wọ́n wá sọ́wọ́ adára fi lọ wọ́n jà lérí òdodo ni agbógunmọ́ tí òdodo làwọn agbógunmọ́ tí dáwà tí èèyàn gbọ́dọ̀ fi ọwọ́ pa ìdá tẹ̀rí àlójú lójú wọn wọ́n sọ kalẹ̀ kíá wà ní ọgbòrú ọláyà láti lè dáàbòbò alkitab wa sunna ìwọ̀n làwọn jà lérí nísìnyí irú olí o làwáyà nítorí gbogbo aláti bí olí ìtàn kọ́nà ipò olí ìtàn àgbà àwọn tó kú ọ̀tún ọgbàdá jí ẹ̀ta fúnra wa kí la fi jọ wọ́n nínú ìṣe kí la fi jọ wọ́n nínú ìwà kékeré kétò wọn ni àbí nílò la tó wọn ó ha yìí Ìjọ́ bí kú lílà sọ́tí, wà kúrì ìbáàdì lórí alkitabu wa súnnà láwà nínú lórí ẹwà dákun afọlá alkùránì náà bẹ́wọ́ wátà ń jẹ táà mú ká má yìísẹ̀ lórí ẹ̀ ọkọ ìyàwó àti ìyàwó ẹjọ́ máa fáà ọ̀nà táwọn èèyàn fi gbà sí lọ́n

ẹlẹ́ẹ̀kẹta àwọn tó pé mọ̀ òhúrùkù ni wọ́n apọ̀ wọn ni ọjọ́ òní látọ̀dọ̀ ọlọ́wà ni ìrùkú kí ó púpọ̀ kò jẹ́ ráyè fi ìbádà tó rẹ̀ ẹjẹ́ àfíta àwọn òun rẹ̀ àwọn màjàní àbí àwọn jùnúnù Allah àwọn jùnúnù Rahman àwọn tí wọ́n pẹ́ sọ́ọ̀kù àti mahabbatullah òun ló sọ wọ́n dájú wọ́n dà bí àwọn wòlí àwọn wòlí kẹlẹ̀ ìpẹ́ bí àwọn bàbá tẹ́ ń pè ní kọ̀ǹkọ̀bọ̀tọ̀ wòlí ni wọ́n bí àwọn bàbá kẹta ń pè ní gbogbo olé pàànù gbogbo olé pàànù gbogbo olé lẹ̀ pàànù nígbẹ́ tí ò sí sí pàànù tó sì pa padà dàbẹ́ẹ̀ bí àwọn bàbá wa bàbá wa tájù làdábì ọmọ tí wọ́n àwọn eléyìn wọn àlè ìbí tí wọ́n wé wòlíì ni wọ́n wọ́n a máa jẹun lọ́sàn Ramadana tẹ́ bá ní ha ẹ̀ sì ń jẹun wọ́n ó sì pọ́ oúnjẹ náà kalẹ̀ tóbẹ̀ tóbẹ̀ tí nǹkankan òní ò ní yàtọ̀ ṣe ẹ̀ ti bàbá wa Mùsá ọmọ bàbá tájùlà dábí agbọ́ lẹ́nu bàbá sáadam náà ni a èkúté jẹtíra rẹ̀ ní èkúté jẹtíra rẹ̀ ní lọ́wọ́ nínú ẹ̀ wá ń bàjẹ́ ní nákàlí kan wà ń bẹ̀ ní la ilaha illallah gbogbo ẹ̀yẹ èkúté tẹ́ ń bẹ ládúgbò yẹ máa kójọ gbogbo èkúté tẹ́ ń bẹ ládúgbò bá ṣùgbọ́n bàbá wọn Mùsá yìí ọmọ bàbá tájùlà dájù ìsìn náfílà làwọn ti débẹ̀ wọn wọ́n bá nílẹ̀ mọ̀húbù nù hìbà ni ìláyàtù mọ̀húbà ìláyàtọ́ pé abalẹ̀ ni ṣùgbọ́n àwọn èmi àti rẹ̀ ẹmọ́fọkà sí ẹ̀rọ wọ́n bàbá bábá nǹkan lébà tí ó yẹ ọ̀dá o nígbó tí àwọn bá nílẹ̀ àwọn ìjáwọn a ń bọ̀ nílé ìjáwọn tí ń bọ̀ nílé ìjẹ́ ó dé bá nǹkan lọ́dọ̀ wa ìjá ní balẹ̀ jẹ́ báwọn tí ń bọ̀ nítorí owó nítorí ọlá nítorí yìí ni ó jẹ pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir ala لأسقيناهم ماء غدقا لم يسقوا طريقا لأسقيناهم ماء غدقا Ẹ̀yọ́kọ̀ àwọn ìyàwó ẹnu ọba tí bàbá wọn bèèrè wàhábì tí wọ́n lè bí ó ṣe nínú ọgbọ̀ ogi àti ogi igi àwọn ẹni àná lọ́sẹ̀ àwọn kò lọ́sẹ̀ rí kò fún wọn ni wọ́n ti rí báyìí kákí bàbá wa Sheikh Abdul Qadir Jamaudo ẹnu ọ̀táwọn náà rí mú dání lọ sọ wọ́n dàgbà báyìí tí wọ́n yọ̀tá dìde fún káwákí bàbá wa láti àdàbí àwọn tí a mọ̀ nù àbí sẹ́gẹ́kìrì gbogbo àwọn ansar Islam ẹnu wọ́n jò kókó ọlọ́ wọ́n wá ń sófin ọlọ́run kí bàbá olórí gbogbo oníwọ́kà ọlọ́ndáwọ̀ náà tó sáyé àwọn àgbàlagbà ìwọ wá wọ́ra rẹ̀ kẹ́mi náà wọ́ra mi ogún òní mọ̀ jẹ́ nú lé nínú tàbí bá tẹ́nàfílà lórí mú tí ọ̀bọ ni àbítàṣùbá rẹ̀ ni ọ̀bọ ìsìnkáàmà yìí ni ò tó nǹkan mọ́ fún wa nítorí kí ẹgbẹ́ mi ń gun mọ́tò ẹgbẹ́ mi ń kọ́lé ara nígbàgbọ́ tí pé gbogbo táwọn ẹni ọlọ́run lò yẹ kọ̀pátà yìí mọ́ káwọn àwọn àfáà hamidu ọ̀rọ̀ náà wọ́n ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bá ti ṣe ìwáyà àdíjì tá àgbà tánàdí tá a sì ìdákọ ní tá àgbà lọ́dọ̀ rẹ̀. Àbá Hamidu, ọlọ́mọ́sá tàlékún dáadáa fún Kàmín. A ń ṣe wọ́n lìdì lọ́dọ̀ àfá Ìṣẹ́ka àti Yunifásitì. Lọ́wọ́ ní àwọn àbẹ́nìkan bínú tí ìdí ìṣẹ́bẹ́ oníṣẹ́ra rẹ̀ aníkọ́sáwò onítorí ìdí mẹ́ta ó ní kí ló ṣe pẹ́pẹ́ lánàá tẹ́bá wọlé àwọn ẹni ọlọ́run tí wọ́n sunkún lọ bẹ̀ àwọn èèyàn sì rẹ́rìn padà ṣùgbọ́n mẹ́yà bá rẹ́rìn wọlé ẹni ọlọ́run mí lónìí yóò sunkún kí ló ṣe tẹ́ rí bẹ́ẹ̀ ọlẹ́lẹ́ kí tí gbogbo wa ta kúròsì kápẹ́tì àwọn bàbá wa tẹ́ pé ń dáhùn bàbá wa ṣe dẹni dèèyàn lọ́dọ̀ ọlọ́run kò wá mọ́ táyé ò sì yí padà wádà sọ́mọ̀ kó mi ọwà yọ kí ni díẹ̀ ni pé ẹni tí wọ́n fi náàfílà bí tẹ́fẹ́njọ́ tí bàbá tí ìyẹn náàfílà ní tí ń sọ fọ́lọ̀n pé tí ń bá bí ọmọ yìí mọ̀fẹ́ kó kéwú mọ̀fẹ́ kó sàfà ọlọ́mbọ̀mílọ́mọ tí ó dàfà òmílọ́mọ tí ó ya wòlíì òmílọ́mọ tí ó di ìmọ́ọ̀mù òmílọ́mọ tí ó di tàbísírì òmílọ́mọ tí ó máa ṣe wáàzí òmílọ́mọ tí ó di kìní tí ó di kìní tí wọ́n fọ́lá zéhù kan tọrọ náà wọn ọwá sẹ́fì kí ó sẹ́fì kàwé ọwá ronú jíjẹ́ wá rí pé bàbá àwọn sínà ìyá àwọn sínà ọwá bẹ̀rẹ̀ sí rìnà àwọn tí ọjọ́ máa tí bàbá rẹ̀ fi tọrọ rẹ̀ bàbá rẹ̀ ló sínà ní àbọ́ òun tí wọ́n sọ fọ́nà pé báyìí ni ó ṣe ń tàn sínà náà méjèèjì ń bẹ lára mi ń bẹ lára rẹ̀ tẹ̀sùbá àwọn àti ká máa gba owó ká máa gbó tó gbàjẹ́ ká ti máa lọ gbó tó lẹ̀ ká máa lọ gbọ̀ sẹ́yìn ká máa wá dáfá ká máa dọ̀pẹ̀lẹ̀ nítorí ká lè jálù ayé lógìgì wàhálà wẹ́sàkọ́ ọ̀run alátọ̀rí ẹ̀kọ́ ti أنا قد قال الذين قالوا ربنا الله ثم استقاموا فتنزل عليهم الملائكة ألا تواجوا ولا تسلوا وابصروا بالجنة التي كنتم الذين قالوا ربنا الله وهو هذا الله الله الله gbogbo orí ìdíra máa ṣe àzíkiri ti dólẹ̀ kẹwa gbogbo kọ̀sídà sí alùkádì láhátá kọ́nà tó ti fi ti sẹ́wà bẹ́rẹ̀ ti járe kú gbogbo ti sẹ́ Ibrahim ní bẹ wa ṣùgbọ́n kò sí ṣe káàmà ẹ̀mí wá dúó lára pé bá bá ń ṣe zíkiri à ń ṣe nítorí kálẹ̀ ṣe jálùbọ̀kùtọ́ mi tó mi à tàbí kó nǹkan jọ ni bá bá ṣe tí ọba ti jálù má ájálù nǹkan mi kí lè ṣe tẹ́ rí bẹ́ẹ̀ Bàbá lè dúó ti Allah. Inna na qalu rabbuna Rahman. Ká dúó ti Allah fi zahiri nafs. Ká Allah Ká ma ń àfi síbẹ̀ nọ̀rà gbogbo ẹgbẹ́ bá ti gbọ́ lẹ́nu bàbá ajá mọ́dò. Adam tàbájọ́kọ́ ti aláwù yẹn tọ́bá pọ̀ títí títí tọ́bá di bándù kókò ní bándù kọ́ wá di tándù kókò ní tándù yóò wá di sándù tí mẹ́tẹ̀ tàbá jí jòkó lára wa nígbà àdúrà ti dé bándù rẹ̀ ni pé káàfẹ́ ó kọ́lé sí wa lára bó ti ti kọ́lé sáwọn kan lá kí gèdè sáwọn kan lágbárí tọ́kẹ́tẹ̀ bá wọn pẹ́pẹ́ báyìí tán bá fẹnubọ ìgèdè Ṣàngó tán bá fẹnubọ ìgèdè Ọya tán bá fẹnubọ ìgèdè tí kí láti ń pè olúgbòhùn wọn ní sí wí káwà mayẹ tí aláwò pín sí nígbà bàbá wa bá dé káwà náà tó tẹ̀síwájú díẹ̀ ìmọ̀sàkọ́mù káàmọ̀ pọ́lọ́un ni bàbá láàfẹ́ tó bá dé òun náà ni bàbá pàáfẹ́ tí ó bá dé òun náà ni inú rẹ̀ bí ìlẹ̀ tó rọ̀ يقبل الله ثم فقاموا تتنزل عليهم الملائكة ألا تهابوا ولا تهزنوا وبشروا بالجنة àwọn ni wọ́n tó ń ṣèwà dámà dáadáa, àwọn ń wọn lára tí wọ́n ni àwọn bàbá wa tí wọ́n sì jòkó ìyà wọn náà gbóòrùn náà rí bàbá tí ó kà máa dáadáa àwákan owó pírípírí ni ẹnu tí èsí ẹ̀ta lè sí ni àwọn lọ sọ́nà kútọnújọ́ kan pẹ̀lú àfáà mi kan mo ti gbà àfáà alágbájá ó ní àbá àbìlẹ̀ tv ni sambo ara ayé lájọ ni àbá ọ̀run ní níbò là ń lọ gan àjárọ̀ ọ̀run àwọn tó ti kọjá àwọn àjọ ara ayé àwọn tí wọ́n wáyé gan-an ó lè mi rí ra ní pé àjọ kankan ní méjì o wọ́n ní kí lọ́lé àkúkú owó ká mà pé àwọn owó àjílọ lé kí ó láàárọ̀ ní àjíkọ̀ àti tẹ̀sìn yí tààrà ká sí báwọn bàbá ìkíṣẹ́ nígbò láàrá adébítà lọ bàbá láti wọ́n ń wí kí níkan fún mi pé ara bẹ́ẹ̀ tí ṣe ìmúlẹ̀ ẹ̀họ́ mọ́jà tàn rárá jẹ́ àṣẹ Sambo wọ́n jọ gbé Abẹ́òkúta pẹ̀lú bàbá wa ń dásà láti pẹ̀lú àwọn àpá àwọn ké àwọn oníránsìn Abẹ́òkúta rọ̀ ìlú ta ń pè ní kí ni ogun steeti ní tó ogun tí máa dáhùn lọ́sàn gan lọ́sàn gan ṣé wọ́n lè jèmí sáàrin awo tí wọ́n lè wọ́n lè wọ́n náà kúrò láàrin ká gbogbo sáàrin àwọn kèbèrè pẹ̀lú bá límìtì wáyìí sí àwọn tó ń ti bẹ́ẹ̀ náà táàmà ní owó táàmà ní aṣọ aṣọ ni wọ́n wọ́n wọ̀ táàjọ wọ̀ oúnjẹ òní jẹ táàjọ jẹ omi wọn wọ́n mu táàjọ mú tó wọ́n yẹ́ pé kẹ̀kẹ́ mọ́tò kí jẹ́ ní àwọn kiri à ń rí àwọn ẹni à ń

wákàtí mẹ́rin gan wákàtí mẹ́rin ní fún ẹbí mi ìyàwó ọmọ gbogbo ara wákàtí mẹ́rin yókù èmi náà ó pin fún láìfọ ara mi ọwá wọlé àdúrà ọwá ti tẹ̀jìdìdùl áhàdìbìlá ó kí kan ìwọ́n alkùránì tí mo fẹ́ kéyì mo fi sàdéhùn láti nílọ mo pín ọjọ́ ayé mi mẹ́ta wọ́n sì pín a mi sí mẹ́ta wọ́n pín gbogbo kọ̀ndíṣàn mi pátá mo pín sí mẹ́ta mẹ́ta mẹ́ta ní mo pín sí bọ́ọ̀lápù mi ní owó tó náà bá jẹ́ 3000 mo fi kan ṣe tèmi mo fi kan ṣe ti ọlọ́run ní wà fi kan ṣe ti gbogbo mọ̀lẹ́bí mi àtìyàwó àtọmọ ọwọ́ pín ọ̀rọ̀ sísọ bẹ́ẹ̀ ọwọ́ àwọn apẹ́ orun súnsùn àti àìsùn bẹ́ẹ̀ kódà àwàdà títí ó pè bẹ́ẹ̀ àwọn wọlé sínú Habibullah nítorí Habibullah yóò ju Mahabubullah lọ nítorí Habibullah ìsẹ́mọ̀ pé sífàtò mọ̀sàbá ni ó lágbára ju Muhibbullah lọ mùhìbùláì òun ò tó màhàbúbùlá màhàbúbùláì ò tó hàbíbùlá nítorí ni mùhìbùláì ọfẹ́ wọlé wọ́nà ni ní nkí níta ìsùn bó ti lágbára ma ọba ní wọlé ọba wọlọ́wà ní àmbọ̀ náà àti ìpẹ́ wọlé ìtàrí àdá lọ́nà mahabubu láì ẹni ọlọ́run fẹ́nu àwọn ọ̀ráyè ọrụ tọ́lọ́run tó bẹ́ẹ̀ òun lẹni tọ́kàn bára rẹ̀ bákan bọ́yálà bá àti ìyá àwọn náà ṣiṣẹ́ bí ọlọ́ngbà wọlé ọlọ́run lílò àtàdánwò ni èèyàn fi di habibu láì ọlọ́wọ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ kó tó lè máa gbà nǹkan lọ́wọ́ ọlọ́run yóò gbà tó dùn mọ́ yóò gbà tó fẹ́ràn yóò gbà tí yóò kàn ọ́ ní hùn yóò máa wáwo kí lóòsì nílùkulè jẹ́ Habibullah àmọ́mà Habibullah ọmọ ìyọ̀sọ́lọ̀ lọ́rùn ni o ní sí ìṣẹ́ náfílà débì kan àtọ́ ní mọ́tò lọ́kàn yóò ti gbé fọ́ ni ọ́ èdè Habibu náfílà tí mo rẹ́ jẹ̀mọ́ mi kan tó lọ́wọ́ wá láti kó mọ́ mẹ́kọ́ lọ́wọ́ ó pín dín mẹ́fún kíákíá mẹ́jọ ọdọ̀ tún láyé ó sì sí kíákíá ma búbù ní òsì ti hàbúbù ó dìgbà tó ń bá ń bẹ̀ tí ọ̀dọ̀ ló ń bọ̀rọ̀ tó sì kú lọ́dọ̀ ẹ̀ tí ń tẹ́ra mi ní ń jábí nǹkan mi ní wí mo sì sí náà bílà yìí títí títí gbogbo ń dáhùn bàbá olórí ohun wákà fún mi pé ká máa ṣe mọ́ sáà kò sí gàrí lè ẹjá lọ́dọ̀ bàbá jámọ́dọ̀ àmánà tún lílọ sáyà sí amọ́lá wúdù a tún wá sàtán ìyàwó wá tó lóòm bínú lọlé àwọn torípé ó tàbí jẹjọ àjẹun wọ́n lẹ́ ìṣẹ́lọ́dọ̀ chairman ọmọ kadamun kàdìríyà tìjàrí ayé kàdìríyà kílẹ̀ yí máa sáà wọ́n ni àà ìṣẹ́lọ́dọ̀ bàbá jọ bùkádì wọ́n tún gba ogun náà kàyí bí gbogbo ọba parẹ́ ni òun ó di Habibullah tó ń gbogbo tó fọ́kàn sí kò pẹ́ sí kò rí kò ṣe déédé ó tún jẹ gbèsè ilẹ̀ ndí àdínì èyí ni Habibullah Habibullah ìníwọ́ ni àbí Mahbubullah àbí Muhibbullah الذين قالوا ربنا الله màláíkà ẹ̀yẹ bá ti sàdúwà níbi pé mọ̀híbò mọ̀híbò ń jẹ́ ń sákèrí bẹ́ kéwú gẹ́gẹ́ tí yé tán gbogbo wa ni kéwú ti yé pẹ́yà bá ti gẹ́gẹ́ kéwú ìsẹ̀kálùkú ó kọ́ ẹni tẹ́ bá ní sùúrù ní òní kó máa mẹ́wàá ẹjá mójúkó láti wá àti gí àti pòpó ẹfì yíò lẹ́ tọ́lọ̀ ní a fi ṣe ń kọ́ bóò ni wìláyà àti ìjẹni ọlọ́run bóò lọ́lọ́run sí ní gbókó lára wa òun ni kókó ipò mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n bẹ̀rẹ̀ yìí lọ́dọ̀ àwọn onísúfí wọ́n dálẹ̀ àwọn onísúfí àkíkí o àkósúfí ti ìpàtẹ́wọ̀n ẹni tí ń ṣe àzìkáàrù dáadáa àtẹni tí ń sọ́sẹ̀ rí ọlọ́run déédéé táǹkìwà ọlọ́lọ́dọ̀ ọlọ́run ẹni tí láàzìmí rẹ̀ kìí já tí wà sífà rẹ̀ kìí dí kí lọ ìjìtìmárí ìsì ìṣẹ́ gbogbo àwọn àwọ̀rádù rẹ̀ lọ́sàn lóru ṣùgbọ́n àlè rẹ̀ ọ̀fẹ́ràn rẹ̀ ìwà rẹ̀ ọ̀dánú ẹbí ìyàwó rẹ̀ ọmọ ọlọ́kọ rẹ̀ ọkọ rẹ̀ náà máa níyàwó rẹ̀ láti bẹ̀rẹ̀ kìí sì já ṣé níléwà bí òjìléwọ̀ tó bá gbọ́ ọlọ́run nínú tí ó gbọ́ ẹ̀dọ́ ọlọ́run nú sọ́rọ́dọ̀ ọlọ́run bí ẹ̀yìn ọkọ ìyàwó ẹni tó sì pẹ́ lárúbáwá jọmọ lárúbáwá lọ tí ń kọ́ wọn ní kéwú lọ́sẹ̀ tí ń kọ́ wọn kéwú lóòrùn sí ṣe ń túbà lérí tí ò pé tí wà ṣùgbọ́n tó ìyàwó rẹ̀ ọ̀dọ́gbà ní tí yẹn ya rẹ̀ lódì ní yẹn bàbá rẹ̀ lódì bàbá wọnú lé báyìí wọn ọ̀bá kí kò ní kí wọn tó ti mọ̀ fún làfá àgbà nú lé tí wọ́n ní ní àdíwọ̀ rẹ̀ ìwò ipò láàpè lọ́dọ̀ àwọn onísúfí tọ́lọ́run níjọ́ kí yọ́ tí èèyàn ọba ti lè lo kìtàbù wọ súnnà nínú ètò ẹbí lérí ọkọ lérí aya lérí ọmọ lérí ẹbí kò ni ọlọ́run

òwò àrin ara yín ṣe tẹ́ bá pàṣì ń bẹ̀ jẹ́ tó pàṣì lọ́dọ̀ Ọlọ́run látara bẹ́ẹ̀ iná ni ó jẹ ìyàlọ́ burú pé annabi ní láàdọ́rara wọ́lá àdọ́rara mọ́ wá kọ́ lórí bí ẹsẹ mélòó kan Ọlọ́run sí àbá àjímọ̀ bẹ́ntòsí àti sínsí ni wọ́n sọ pé aláàdìyọ̀ ẹ̀rọ wà láàbì dínì mi ń dọ́ra rí gbọ́nà owó ìṣúgbọ́ aláàdìyọ̀ ẹ̀rọ wà láàbì dínì mi ń dọ́ra rí látọ̀ rárá láti rárá ni mo fi ṣe tù ní mélòó kan anábì

Àlàádìí ò kàrò. Wọ́n láti bí nínú dára rí. Kàmà ní ọlọ́run oore ni. Kálò kìtàbù wà súnnà oore ni kọ̀ wá sí nira ní ẹ̀sìn ọlọ́run ọba. Wọ́n láti rárá àdísùn sẹ̀yìdé bẹ́sàrì. Wọ́n láti Ẹwọ́ tẹ́ bá safá sí àmọ́kàndínlọ́gọ́rùn péré tí ń jẹ 99 dè jẹ́ Asmaulá, pẹ̀tẹ́ sí bàtàlátù sí tọwá lọ rẹ̀ sùn tó sì dàsìkò tọ nà lólóru tó jí ẹlẹ́ha rẹ̀ jẹ́ àṣẹ ìtọ́lọ̀ tó òsìnra ẹlẹ́sẹ̀ débi kọ́ ọ̀sà ìsùn kọ́ ọmọ lè délé ha lóhùn ẹgbọ́fẹ́ ọ̀sà ìsùn débi pé ìdí wá ń ta orún wá ń kọ́ òun wá ń yẹ̀wò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọwá ní ẹjẹ́ ìsinmi àìsùn tí mọ̀lẹ́ta yíyàn ń sẹ́dẹ́lẹ̀ ọ̀hún ó ti fa ìdádúró níwájú ọlọ́run tó nínú rẹ̀ ò ní dùn bó ti máa nì ọ pàtàkì lọ́dọ̀ ọlọ́run ẹgbàdì ìsìdá náà bèbí sọ bẹ́ Àmì àwọn akọ̀bẹ̀ ìrìnṣẹ́ ní ìtàṣogún tààrà náà àmìlà fàtí àmì ìhìsá ní tàbí oríkà àràmà ọmọ ìyá rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ bá ń bá ń tí ń ga sí lẹ́nu iṣẹ́ bá ń bá ń tí ń ga ní mímọ̀ sí bá ń bá tó ń pọ̀ láti rí àti lọ́wọ́ sí bá bá ti lájẹ́ tó lóṣó tó bẹ́ẹ̀ ní ká fi tẹríba fún ẹ̀gbìn ní àtàbúrò ẹni gbogbo tọ́lá mú wa tàà fi ju àbúrò wa láti tàà fi ju ẹ̀gbọ́n wa láti bá bá wà sí ohun èé ṣẹ̀bẹ́ bẹ́ẹ̀ kọ́ ọmọ rí àwọn tí ò tó ọ kó sì mọ̀ báwọn kan jù ọ lọ. wọ́n lọ́sọ̀ wà sọ àmì lásọ́rọ̀ rì wọ́n láwọ́ àṣà kọ́lá ní lára hámílẹ̀ sàrárì tó yẹ pé ti fojú kan báyìí ọ̀rọ̀ sí ìdí wọlé ìsára ó ní bàtà dáwò bá dé tọ́lọ̀ bá gbé kejì ọkọ̀ tó lọ jáàmù ìwọ́n náà tó lọ pàdé wọn tún sọ tó àwọn awọlé dé òtún wá gbogbo ẹ̀ ló tó ń sí ọlọ́run sáájú ẹ̀rẹ́ gbogbo orí ọmọ jẹ́ ká máa ṣàdúrà kọ́ máa gbà ní jẹ́ pé mo ti dẹni ọlọ́run dìgbà táì ń tọ́ ọ̀bá fẹ́ tó kàn ọ́ tó sì fara gbà Tọ́ọ̀tí rọ̀bí kẹ̀yà máa

إذا تزوجت فهريس أنتكم نزلا إذا تزوجت فهريس أنتكم نزلا Bọ́bá ti ní àwọn ọmọ ẹ̀tí fìyàwó lónìí, fàhàrí tí ó kú kó sojú pẹ́kò rántakùn mẹ́sẹ̀lẹ̀, kò jẹ good example. Oríkẹ́ àwọn àfáà ní sí àti ìyàwó dáadáa mọ́ ọkọ̀ máa yí ọkọ̀ máa yé mi náà bá a ṣe mọ̀ kéhù tó bẹ́ẹ̀ láńsá ní ìyàwó wa tó bá a ṣe mọ̀ wó tó bọ́làdún ti pọ̀ tó bẹ́ẹ̀ lákọ wá ṣe pọ̀ tó wájú ọlọ́run bá ti mọ̀ ọlọ́run sí bẹ́ẹ̀ láyé àyàkúyà sí kó yà nílùú ayé náà àwọn èèyàn máa sọ fún àtàbá wá gbogbo ẹni tó bá rúmọ́lá kó náà máa mọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run fẹ́ retí wa lára ìyàwó wa nígbàtọ́lọ̀ fẹ́ retí wa lára ọkọ wa ìdáta záwájí tàbà àrí sáàntàkùn mọ́sàlá Àgbègbè ní bàrá lọ́wọ́. Ìdáta záwájí tàbà àrí sáàntàkùn mọ́sàlá Òun jẹ́ ti já sí ní ó ti já sí ẹ́. Eh? Àlùbáríkà sí wà sáà Nàìjíríà àti bàbá sí wà Brazil eléyìn lẹ́sẹ̀ ń bọ̀ ní ohun ẹ̀ tí ríhun òjí ẹ̀yà tó rí dára ìfẹ́ẹ̀tẹ̀fẹ́ wájú tàbárin sọ́ọ́tẹ̀ fún mẹ́sàlá hmm? nílẹ̀kẹ́rì bí lẹ́kẹ́rì bí tẹ́sì rí wálé bá sórí nílẹ̀kẹ́rì bí lẹ́kẹ́rì bí tẹ́sì rí wálé bí sórí ẹ máa dọ̀yàwó inú ni ẹ má bà wọn nú jẹ́ ẹ máa dọ̀kọ̀ inú ni wọ̀lá ìtẹ́ bá ṣe bẹ́ẹ̀ nínú fílà rákà méjìlẹ̀ bá lè sí ẹni ó sì wọ̀n sọ̀rọ̀ ọlọ́run ju ọgọ́rùn-ún rákà lọ àdíṣì kan mo rí pàdé lérí ẹni tó níyàwó àtàpátò níyàwó kí lọ láti ń bẹ fẹ́ni tó níyàwó tí ń ṣe náfílà tó ẹ́ pé náfílà rẹ̀ tí ń bí tí ń tí ń bí àtọkọ àti ìyàwó lóhùn kò jẹ́ ó ráyè sí ọgọ́rùn náfílà aráka mọ́ ti aráka méjì pẹ́rẹ́ kí lànà mọ̀hánmàwí ọ̀rọ̀ Rasulullah sallallahu alaihi wasallam bàbá tẹ̀lé ogun wa náà tẹ̀lé ọ̀fẹ́

وزاد في رواية أخرى من إبرامي وَرِوَاكِلُ اللَّهُ بِهِ مَلَكَيْنِ Àwọn màláíkà méjì kó dúó sí ẹni tó lòun ní ṣe tẹbí, òun ní ṣe tìyàwó, òun ní ṣe tara, òun ní ṣe tọ́ lé. Yẹ̀kìtùbá ni bẹ́ẹ̀nà ẹnẹ yìí. Wọ́n wá kọ́ sí gbangba wájú ẹ̀ báyìí pé. Ẹ̀dí asúnnà ti láì. Ẹni tí ń fi súnnà tọ́lọ́run àti tẹ̀lé àmẹ́bẹ̀ ẹni tí fíran rẹ̀ màláìkẹ̀ kó sí ní gbangba wájú rẹ̀. àkùsìrí ohun tí kì láti rí sí kí ẹfún ní òódùnú pẹ́pò ní ríṣe ẹ̀yọ̀bá ní Muhammad láàrùn ẹ̀rẹ̀ ọ̀sọ́lá ọ̀wọ́n lọ tẹ́jú owó sí báńkì ìyàwó rẹ̀ wọ́n lọ tẹ́sì náà jẹun ta tẹ́ẹ̀ mọ́ yẹ́ obìnrin jíjẹ́ sí náà lò àwọn bàbá tí wọ́n bí wà àtàwọn tí wọ́n tọ́wọ́ táwọn yìí nígbàtà ń bẹ lábẹ́ wọn àwọn ẹlẹ́hàá fẹ́ máa pàṣẹ fún wọn bẹ́ẹ̀ ni tábá ti jáde dé wà sí gbogbo ayé ní tẹríba fún wọn wá di kékeré nú ilé wọn èyí ṣe táwà ya fìyónà nú ilé táwà di òlì ìta ó ti di ákàsí gbogbo àwọn oníké ayá fìyónà nú àwọn àrẹ̀ kí àti báwọn kọ́ láwọn bàbá wá sí lánàá àwọn dọ́dẹ̀ nú lé wọ́n wá ya òlíǹta àwọn ya òré nú lé àwọn alọ́sẹ̀ òlíǹta nítorí bẹ́ẹ̀ ẹjẹ́ ayé padà bàbá fẹ́ kí á ṣẹrú ayé látara ogun bàbá fẹ́ ká ṣẹrú ayé látara ọ̀fọ̀ tàbá fẹ́ kí ń dáhùn bàbá gbé kalẹ̀ ó ṣẹ lérí wa ìjà sí báwọn náà ti ṣe káwọn ìyàwó wa kí wọ́n máa gbádùn lára wa kí wọ́n máa dùn

ọ̀rọ̀ wípé ọgbọ̀ orílẹ̀-èdè kọ̀gbọ̀ orílẹ̀-èdè ọgbéyàwó torí ọlọ́run àwọn wọn lọ alkitabu wa sunna lára ìyàwó rẹ̀ ọkàwé kọ̀kàwé kọfáyín kọfáyín fún fún ọmọ fún lò ó ti ọ ń bọ́ àwọn ọmọ yẹn torí ọlọ́run ni ọ ń bọ́ bàbá rẹ bọ́yá rẹ bí rẹ ẹ̀gbọ́n rẹ àbúrò rẹ nítorí ọlọ́run lọ ń bọ́ wọn ọlọ́run ni ẹ̀ ọ ń bá mi tọ́jú nǹkan mi ìwọ náà ti dẹni tèmi wọ̀pọ̀ nílò olùmọ́ta alẹ́ alàlà ásìdì ọlá tí ń bẹ lórí ẹni tó lòun ní fẹ́yàwó àpapọ̀npọ̀ àti àpapọ̀nagádá ọlá tí ń bẹ láàrin ẹni ó níyàwó tó lẹ́bí lára tó lọ́mọ púpọ̀ tó yí òdó lápò rẹ̀ nítorí àwọn ẹbí rẹ̀ ọlá tí ń bẹ fún. Kàbọ̀dí lè lò jọ ìdí ọlà lè kọ ìdí. Ó dà gẹ́gẹ́ ni mínà tààhí lè fẹ́rún,

ní lákàkejì ó tún parí tíwọ́tìlà ráàrí ìmọ̀tọ̀ wá délé wọn nígbà wọn tó tún bá sẹ́rẹ̀ pá díẹ̀ ò tún bá sẹ́rẹ̀ pá lẹ́yìn inú wọn ọ̀hún sọ̀rọ̀ jẹ́ méje kọ́wọ̀ nílá lamàláìkà kankan tó wápálẹ̀ ara rẹ̀ torí wọn ọ̀rọ̀ tó bá ọlọ́run ní mo fẹ́ kí ẹ wúlò fúnra yín bá bá wúlò fúnra wa ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ kó torí àwọn láti gbọ́ ni ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ lóhun àtẹ̀ẹ̀ta àtẹ̀tẹ̀ tá a ṣẹra ẹ̀sẹ̀ mẹ́ta ni ẹ̀sìn tá a sin lọ́hun ẹ̀sìn tá a sin ọlọ́run láre èèyàn àtẹ̀sìn tá a fi sinra wa pa tọ́jú ara wa èrò ní mísà lọ́dọ̀ ọlọ́run èyí tá a fi sin lọ́hun láre èèyàn ni ọlọ́run lè torí wípé ọtọ́jú àdúgbò ọtọ́jú ìlú ọtọ́jú state ọtọ́jú ìwọ ni gọ́fúnà ìwọ ni president ìwọ ni chairman ìwọ ni lọ́fíìsì ọwá dáa wọ́n lè dáwà rẹ̀ yanjú májú ọlọ́run ìlàáfí lọ́mọ àwọn wòlíì láàmà fi ṣe ìdímọ̀ àwọn àfá nítorí pàṣẹ kí àbárkà wọn tó àwọn lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run táwọn yí lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run sí pẹ̀lú bá Fáájú fẹ̀tọ́ òfin ọlọ́run káàlù káyéjá. Fáájú fẹ̀tọ́ òfin ọlọ́run káàlù fòrúurú. Àfẹ́ ọlọ́run káà ní káyé já, tàwọ́lù lẹ̀tọ́ ọgbọ̀n ọdún ti kan, ọwọ́ kan rẹ̀ sí mẹ́ta mẹ́ta. ìwọ́n ń ṣe nǹkan mẹ́ta mẹ́ta mẹ́ta ọdọ́wọ́ ẹ̀sí mẹ́ta tí àwọn ń sọ fún ayé pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí ṣe náfílà tí ó ṣe alúwà tí ó pẹ́kó tó jáde ọwá sí bẹ̀ mọ́ ọmọ ṣe alúwà jọ kan ọwá díjọ́ kejì yọ bá ìyàwó rẹ̀ ṣeré yọ bá ọmọ ṣe yóò ká ọmọ sọ́dọ̀ yọ inú ìyàwó ń kó yí sísẹ̀mù yí padà gbogbo òṣúrù tí ò ní tẹ́lẹ̀ nígbà tí èké nǹkan bí wọ́n ní ọlọ́run kọ́kọ́ záádà rẹ̀ ní ọdún mélòó ọlọ́run záádà rẹ̀ ní ìrìnà ahmad ipe ọgbọ̀n ọdún tó pé òun náà ní bẹ́ẹ̀lẹ̀ fún tẹ́lẹ̀ ìrìsáàdù ọlọ́run tó wá ronú pé òun ó dá gbogbo nǹkan ohun yóò mú kan lọ mọ́sálásí àti gbogbo ti dáwà wọn náà wà fi kan jẹun bọ́ bá lásọ tó bá dásọ tó pọ̀ yóò kọ àwọn kan fún wọn bára àwọn tálíkà yóò kọ àwọn yàtámá àwọn màsàkì tí tí wọ́n sẹnu lórí kọ ìlà wọ́n bá dẹ̀ orú yóò dá sí mẹ́ta pé ó sùn yóò ṣeré pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ yóò ti bọ́lọ̀ sọ̀rọ̀ ó fún nǹkan rẹ̀ tó ní ẹjá tẹ́ẹ̀ṣẹ̀ ohun àwọn tàà ń ṣe yípo Nígbàtàrí fi ń sa àwọn òun náà àjẹgbé pàtàkì ìdájúwájú wọn lọ. Ẹjá ṣe bẹ́ẹ̀ àwọn òbí wa. Ìjà máa ń bẹ láàrin bàbá wa àti ìyá wa parí ẹ̀. Ìjà máa ń bẹ ìyàwó àtọkọ parí ẹ̀. máa ń bẹ ẹbí wa káwọn iṣẹ́ táwà láparí jọ nípò lọ́dọ̀ Dáwákà. Àwọn tó ń ní kò ní ìrọ̀kọ́. Àwọn bọ́bá ń fẹ́ ní kò ní kò ní àfáwà. Àwọn kọ̀ọ̀kọ́ ń fẹ́ ní kò ní kò ní àfáwà. Adúgbọ́lẹ́dọ̀ ọlọ́run, adúgbọ́lẹ́dọ̀ ọlọ́run, àkòrí ọ̀rọ̀ àti orí àwọn bàbá ìgbọ̀n alẹ́gbọ̀n àwọn àfẹ́ àwọn àti kọ̀ọ́kálẹ̀, ọ̀wọ̀n yìí pé ẹ̀dá kùtùrù ọlọ́run gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa ní ń pè lára ẹ̀kọ́ lé tó ń pọ̀ ìmọ́pọ̀ àṣírísòpọ̀ àwọn nǹkan tí jẹ́ jẹ́bà mọ̀bá tàná ni láti mú ẹ̀tọ́ tọ́lọ́ǹṣẹ́ lára àwọn ẹbí wa látara àwọn ara wa kọlọmọ́sá lọ̀dá fún àwọn ọkọ̀ rẹ̀ láti yàwó kọlọ̀njẹ́ ilé tí ó kọlọ̀njẹ́ lálbárkà ààrẹ̀njẹ́ lálbárkà ààrẹ̀ Ọlọ́mọ́ta àti wọ́n lọ́kàn balẹ̀ ń bọ̀. Ààrẹ ọ̀rọ̀ bá tó wà ní kalẹ̀. Àmìnà. Ẹ ṣàdúrà fún yí. Ọlọ́mdé bàbá wa ní wọ́kà ọlọ́mdé mi yóò gùn. Àmìnà. Ọba tó gbé yí sípò ẹ̀bọ̀ ọlọ́mdé sípé. Àmìnà. Bá ní dámọ́ ọdọ̀ ọlọ́mdé arí ń pẹ́ o. Àmìnà. Bá ní àǹtẹ́rù sí àwọn ọlọ́mdé arí ń pẹ́ o. Àmìnà. Bá ní mọ́kàn sí ìjúmọ̀ tó jẹ́ ìyàwó tí wọ́n fi hàn. Àbẹ̀mtìdí nìkan láwọn gbogbo ọlọ́jọ́ ilé ayẹ̀ wípẹ́ àti gbogbo àwọn ẹbí, àwọn ará rọ́bí ọlọ́pọ̀ ẹgbẹ̀rẹ̀ ọmọ ẹgbẹ̀rẹ̀ wọ́tọ́lá múnà ẹgbẹ̀rẹ̀ ọjọ́ Àwọn bàbá wọn ṣàdúrà fún wa. Àwọn bàbá wa àgbà bàbá wa àpá wa ní ìjáwọ̀ tó gúrò ní wà. Àwọn wọn ṣàdúrà fún àwọn àpá wa.